الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد السلام عليكم ورحمة الله وبركاته <coughs> الله سبحانه وتعالى وأن صنف نبي إبراهيم عليه الصلاة والسلام أنا قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تكمنوا بالله وحده إليني آياتي أشياء لإبين أنا نبقى أرطلوا tọ́lọ̀ نبقى نبي إبراهيم عليه السلام إبقى àpẹẹrẹ tó dámbẹ̀ lára yín fún ànábì àpẹẹrẹ tó dámbẹ̀ fún yín lára ànábì Ibrahim aléhìsàlám àti àwọn tí wọ́n wà ní ọ̀dọ̀ ànábì Ibrahim aléhìsàlám nígbàtí wọ́n sọ fún àwọn èèyàn wọ́n wípé àwa agbọ́pàbọ́sẹ̀ kó lára yín àti lára àwọn nǹkan Allah subhanahu wa ta'ala ni yóò compromise ẹ̀sìn wọn ni pé àwa fún ìpò lọ́dọ̀ yín àti àwọn nǹkan tẹ́ a dẹ̀ ṣe kèfèrí nínú yín a ṣe àìgbàgbọ́ nínú yín a ìjọta àti ìbínú ó ti wá bẹ̀rẹ̀ láàrin wa báyìí abadan forever dẹ̀ ni títí tẹ́fì nígbàgbọ́ nínú Allah nìkan ṣe lè ń tọ́ka sí àfáàmà fi ayá yìí ṣe walbarahu níka tó dẹ̀wà nínú ẹ̀sìn òun náà ni ma fẹ́ràn àti Allah subhanahu wa ta'ala hadith dẹwà lórí bẹ́ hadith dẹwà lórí bẹ́ a àwọn ni pé kí ẹmà fẹ́ràn torí Allah subhanahu wa ta'ala kí ẹmà kórìíran torí Allah kí ẹmà fúnyàn kan torí Allah kí ẹdẹ ma kọ láti fúnyàn kan nítorí Allah subhanahu wa ta'ala so àwọn ni pé wa hadhihi al-ayatu dalilun ala mu'adati wa musadamati al-mushrikeen wal kafirin aya yìí jẹ́ rí lórí ìmá kórìíra àti ìmá tako àwọn ẹlẹ́bọ àtàwọn kèfèrí ذلك لأن الله تعالى الله عز وجل هو الذي خلقنا وخلق الكون كله ìdí ni wípé tabawo dada ẹ̀rí pé Allah subhanahu wa ta'ala òun ló dáwà òun dẹ̀ ló dá gbogbo ayé tanyanya gbogbo alkawun a bí ma fihi min awalim ilawiyya wa sufuliyya gbogbo àwọn ayé gbogbo àwọn sánmà lókè lọ́wọ́lọ́wọ́ ni àtàwọn ilẹ̀ lábẹ́ lọ́wọ́lọ́wọ́ ni gbogbo wọn tanyanya Ọlọ́run ló dáwà وهو الذي خلق الخلق ورزقهم وهو الذي أحياهم ويسر لهم الرزق الله بالو dáwọn ẹ̀dá òun ló ń pèsè ìjẹ ìmú fún wọn òun lọba tó ń jẹ wọn òun dẹ̀ ló jẹ́ kí ìjẹ ìmú kó mọ́ rọrùn fún wọn wa amarahum bi ibadati wahdahu lẹ́gbà tọ́lọ wá ṣe gbogbo lè tó ṣe gbogbo ẹ̀ fún wọn tán ó wá ní kí ó dá ẹmà jọ́sìn fún mi o faman abada siwahu wa amana bi ghayrihim fa innahu qad safiha nafsahu ẹnikẹ́ni tó bá wá ní tó bá wá ń jọ́sìn fẹ́lómi ní dẹ̀yìn Allah tó ti gbogbo nǹkan tí Ọlọ́run ọba ṣe fún wa yìí ó tún wá mú ẹlòmíì tó ń jọ́sìn fún dẹ̀yìn Ọlọ́run ọba tí ẹ̀rí pélé yìí ó ti pèrà rẹ̀ lópónú so wani ṣe lè wá tọ́lọ́dọ̀ àwọn tó bá nílá káyìí ká gbọ́ pé ọlọ́run ọba lẹ́yìn ìgbà tó dá wa tó yé wa tó ṣe gbogbo nǹkan fún wa ah so ó yẹ ká mọ̀ wípé ọlọ́run ọba nìkan ni ó ṣe kíni òun náà ni ó gbé kọ́ wa lọ́rùn pé ìmọ̀ ìjọsìn fún so ǹjọ́ wá lẹ́tọ̀ kí n mọ̀ gbé ìjọsìn yìí fún Allah subhanahu wa ta'ala lẹ́gbà tàti mọ̀ pọ́n ló dá wa ló ṣe gbogbo ni àbí màá mọ́ sin ọlọ́ọ̀bà màá tún mọ́ sin ẹlòmí ma ìwé ìbáyìí èyàn tí ó fẹ́ nílá akáyì rárá ni lọ́lọ́ fi ń sọ nínú suratu Saba yìí pé qul ud'u alladhina za'amtum min dunillah ọlọ́ni ẹ pé àwọn tẹ́rù bí wọ́n jọ́lọ̀ ní dẹ̀yìn Allah yẹn àwọn tẹ́ ń pè yẹn tẹ́rù bí àwọn náà lè ṣe nǹkan fún yín ó yẹ pé wọ́n wá káwò wọn a la yamlikuna mithqala dharratin an atom's weight nǹkan tó kéré tó kéré jù wọn ò nípin nínú nǹkan tó kéré jù á nínú sánmà ní àtilẹ̀ tẹ́bà sọ wípé ìdí fi ń sìn wọn ni wípé bóyá àwọn ọlọ́rin na dá bóyá kwara àbáwọn na dá gìkẹ́ igi káàtò wípé ọlọ́run ló dá ogun kan àmọ́ igi kan bẹ àwọn ọlọ́rin yìí na dá àbíhùn ẹyẹ kan péré ni wọ́n dá ọlọ́run ni wọ́n ti ẹ̀dá nǹkan tí ò ju Allah

wallahi la yasma'u du'aakum wọ́n gbọ́n tẹ́ ń sọ wọ́n gbọ́n kankan wallahi wọ́n gbọ́n tẹ́ ń sọ Iyas tó ń pè Iyas Abdul Qadir al-Jilani tó ń fọwọ́ di orí mú pé ká má jẹ́ kórí ẹfó lọ tó ń pè Ahmad Tijani wallahi àwọn ènìyàn kò sẹ́ni kankan tó gbọ́n tó ń sọ wọ́n gbọ́ ni lẹ́yìn bàtà kó tán orí onírẹ̀yẹ̀rẹ̀ àwọn fìtínà ló ṣẹlẹ̀ lẹ́yìn kú annabi sallallahu alaihi wasallam láwọn fìtínà tó lágbára tó fẹ́ tó ṣe pé àwọn ọ̀tá islam wọ́n wọnú wọ́n wà rí àwọn musulmi gbà náà gẹn débi pé wọ́n ti fẹ́ wó islam lulẹ̀ díẹ̀ lókù débi pé wọ́n ti ń kọ ojú àwọn musulmi gan síra wọn táwọn yẹn bára wọ́n jà pẹ̀lú ìdá àwọn fìtánì tó lágbára anẹ́bìdẹ̀ ń bẹ ní madina dẹ̀ ń ṣẹlẹ̀ ìbẹ̀ kí bí annabi ma ní àníntàm annabi ma sallallahu alaihi wasallam ni pé annabi ń kọwo ẹ harisun alaikum a annabi ní harisu lórí àwọn mọ̀mílẹ̀ gan in tí bá ti kópa rẹ̀bá mọ̀mílẹ̀ báyìí kódà annabi lẹ́bà níwájú mbẹ̀ ó ní ṣẹlẹ̀ kan tó ṣẹlẹ̀ láyé ìgbàtà annabi sí wà láyé sallallahu alaihi wasallam wọ́n kà gbárí ọkà níta Madina ni àwọn ni kódà ẹ̀sìn tán annabi ni ẹ̀sìn tí ò bá brave kó jákíkájú kó lẹ́gùn tó ti bẹ́ ànẹ́bì lẹ́bà ń bẹ́ pà ó ti débì bẹ́ẹ̀ ni ìjọba ti kó bá ìnira bá mùsùlùmí ẹn ànẹ́bì lẹ́bà níwájú bẹ́ lójú ogun àwọn sàhábà láwọn sápamẹ́sẹ́yìn ànẹ́bì báyìí láti ma fi já tí wọ́n sallallahu alaihi wasallam táwọn kèfèrí lé nǹkan tó bá nẹ́bì so anẹ́bì sallallahu alaihi wasallam ìbájẹ́ kí bí ó wàláhì kò bá ti jáde àà ah, ah, kí nǹkan báyìí báyìí ó yá ilé ló jẹ̀bi ilé ló jẹ́rì àwọn sàhábò dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ lẹ́rìpá àwọn sàhábà náà kò sí ìkẹ̀kẹ́ nínú wọn tó wá lọ síbi sàárì ànábì pé ànábì yà àwọn kíní ti ń ṣe báyìí kíní ká ṣe tálọ́rà ìtì tálọ́rà ń tọ́ ànábì ti jíṣẹ́ ti ẹ̀ sallallahu alaihi wasallam ó dẹ̀ jẹ́ yóò wá pé ẹ̀sìn yóò níbàjẹ́ ara àwọn ènìyàn tí wọ́n sàmà revive rẹ̀ ní gbogbo ọdún ní eh, gbogbo generation títí tí ó fi di pé time tàbí tọ́nà wà fẹ́ pàyẹ rẹ̀ tí ò ní sẹ́sì kankan máláyé kódà kò ní sí láfdù Allahu kódà kò ní sí Kùránì mọ́ tó báyá bẹ́ẹ̀ ni àwọn Kùránì àwọn yóò díjọ́ kan wọ̀n ma hádá a ilé ń tọ́ka lórí pé kọ́dẹ̀kùtà rọ̀bàtì sáàtù àsìkò táyé parí ti súnmọ́ ẹ̀hẹ́n ayé tí wá fẹ́ parí báyìí ni ẹ̀ so intermefa ni wípé nígbàtá nàgbà Muhammad sallallahu alaihi wasallam tí ó gbọ́n tán tọ́ kò gbọ́ kípé wa gbọ́ kí annabi ló ń ṣe ya Rasulallah annabi gbami wallahi ẹbọ ni so ọlọ́lọ́n sọ ní Qur'an ni pé in tad'uhum kí ló la yasma'u du'aakum wallahi wọ́n gbọ́n tẹ́ ń sọ walau sami'u okay tẹ́ bá tẹ́ káàkiri àgbàtí wọ́n tún wá gbọ́ ni mastajabu lakum mú ò tún lè dá yín lóhùn náà ẹlòmílẹ̀ ní wípé sì bí hadith Ànábì wa tàbí ń sọ wípé sallallahu alaihi wasallam pé tó má ti sin ẹ̀ nínú sàárè tán yóò gbọ́ the last thing tí ó gbọ́ ni e, ohun ẹsẹ̀ bàtàwọn èèyàn because tẹba ti gbíyàn sínú sàárè tán tẹ́yìn ti pẹ̀yìn dáyẹn wọ́n fi èmì sí lára padà yóò wá jí nínú sàárè àmọ́ hayatun bẹ̀yẹn hayatun barzakhiyatun kekin ṣe hayatun dunyawiyatun kekin ṣe hayatu bitawaye hayatu barzakh ni ẹni yóò wá gbọ́ full step àwọn èèyàn tó bá ń pẹ́yẹ dà níbi sàárè rí níbi lẹ́yìnbàtà ti sẹ́tán lásìtì tí ó gbọ́ ní ẹ̀ tó bá ní kí ó dá ẹ ṣèbí wọ́n gbọ́ ilé òkè ilé nìkan ni ó gbọ́ àbí tábàtì ẹ̀tọ́ gbọ́ náà ń la mastajabu lakum wallahi wò lè dá irú wa yawmal qiyamati yakfuruna bi shirkikum tó bá ti wá di yawmal qiyama wa múrakalẹ̀ múrakalẹ̀ dé àwọn tó ń jọ́sìn fún ilẹ̀ aláyé tí wọ́n ní kò mọ jọ́sìn fáwọn ní o yakfuruna bi shirkikum wallahi wó ṣe kèfèrí wọ́n ọlọ́ọ̀bá ló mọ̀ sọ fún ànábì Isa Jesus ọmọ Mary ní yamal kiyama a ń takúlta lè náà ṣe wà lọ sọ fún àwọn èèyàn ẹmọ̀ wo ittakhidhuni wa ummiya ilahayni min dunillah ẹmọ́ mi àti yá mi ẹmọ́ jọ́sẹ̀ fún mi náà yà Allah kọ́lá subhanak in jẹ́ kọ́kọ́ sọ ní pé ah in tí ò kí ń ṣẹ̀tọ́ mi law kuntuhu la'alimtahu in bá jẹ́ kí mọ́ sọ ni wọ́lọ́bọ́ ti ma ta'lamu ma fi nafsi wala a'lamu ma fi nafsik wọ́lọ́bọ́ ló mọ́ tí ń bẹ nínú mi èmi ò mọ́ tí ń bẹ nínú rẹ̀ ha innaka anta allamul ghuyub ọlọ́ọ̀bá ìwọ nìkan ló nímọ̀ kọ̀kọ̀ ẹwọ́ ayayi Ànábì Ìsá yóò ṣe kèfèrí ní ìgbàwó sọ mẹ́kẹ́ máa sì mí ní 3-1 mẹ́ta lọ kan ìgbàwó sọ fún ibẹ̀ in tó dẹ̀ afọ́ nìjò ní pé látàyè àwíjàrí ti pé lórí àwọn ènìyàn ìdí ni wípé nínú báìbù yẹn challenge anybody nínú àwọn christian láti mọ́ sọ kí ní ti pé challenge yìí pé movers kan wá nínú báìbù tí jesus ti lámúlẹ̀ pé èmi o ìyá mi o àti holy spirit àbí àti bàbá mẹ́ta lọ́kan ni wá kan ní kó mú wá má lọ má lọ pé jésù wá sọ pé kìníkà mú hmm, sọ straight wà lẹ́kùnlẹ̀ rí wá in tó fọ́nìyàn ní pé tẹbá wọnú báìbù yẹn ẹ wá ríbi tí jesus ń sọ fáwọn yẹn pé ọlọ́run ọba mi àtọ́lọ́wọ̀ ọba wà lóyọ kamọ̀ joseph nígbàtàwọn priest àtàwọn sadducees tẹwà bá jẹ àwọn àfá àwọn jew wọ́n fẹ́ tẹ́sì eh, àníbì ìsá pé bó ṣe wà nínú báìbù wọ́n bèèrè lọ rẹ̀ pé nínú àwọn commandment tí Mùsá mú wá èwo ló tóbi jù ó ní à ah, èyí tó tóbi jù ní pé kí ni kàmọ̀ jọ́sì fún ọlọ́ọ̀bá ní kásọ́sọ́ inú báyìí lọ kàmọ̀ jọ́sì fún ọlọ́ọ̀bá ní ọba mi àtọba wa wọ́n tún rìpọ́tún bẹ̀rẹ̀ pé ìgbà tán fẹ́ mú Jesus tán fẹ́ pa ó ń ṣe sùjúùdù lóru tó ń bí ọlọ́ọ̀bá ó ní ọlọ́ọ̀bá ṣàánú mi ọlọ́ọ̀bá olówá ń pè so àwújàrí ń bẹ so ń tàbí bíta ti lọ ní wípé àwọn tẹ́ ń jọ́sì fún dẹ́yìn aláì tí wọ́n

bí mo ṣe sùn yẹn èwo nínú wa ló lè fọwọ́ sọ̀yà pé bíbá ìmú lọ èwo nínú wa ló lè fọwọ́ sọ̀yà pé àá ah, gbogbo mo ṣe sùn yẹn táìpẹ́ nìkan mọ́ bẹ̀dá ní tó dúró lórí ẹ̀ báyìí yóò kọ̀mọ̀ wẹ́ báyìí wọ́kọ̀ ló ti sùn yìí àṣà àjẹ́ ìkẹ́kẹ́ ibi tẹ́ka tí mọ̀ wó ní ẹ tó bá wọ́ lọ́ọ̀bá bó ṣe sùn yẹn ó wa

wa antumul fuqara ọlọ́bọ̀lọ́bọ̀ tó ní gbogbo nǹkan kò sí kẹ́kẹ́ ẹ̀yin ni fuqara ó dẹ̀ ìwọ̀n owó tó túnmọ̀ pé ẹ̀yin ni fuqara gbogbo wa ni fuqara aláìníníwá o ní pé tàbá ìjọsìn tani o máa ṣe yìí tani o tani benefit ń bẹ sálọ̀ọ̀bá ní sàǹfàní ń bẹ ni ikẹ́ ha ah, bá ṣe ń jọ́sìn fọ́lọ́bá ọlọ́wà ń lágbára sí hí tí ó rí pé wàtà ìjọsìn fọ́lọ́bá ń sọ ìpọ́lọ́bá ti Ọlọ́run bá ń sọ nínú hadithul qudsi ipé ya ibadi Ọlọ́run mo pè ẹ̀yẹ rúsẹ̀ mi law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum Ọlọ́run ní takọ̀kọ́ yín ìgbẹ̀yẹyẹ èyàn ọkàn gbogbo yín dà gẹ́gẹ́ bí ọkàn nìkan tó bẹ́gbọ́ ọlọ́ọ̀bá àṣíláìtàwà yìí kárí pé gbogbo wá bá ṣe pọ̀ tó láyé more than 8 billions of people tó wà láyé gbogbo yín ẹ wá bẹ̀rù ọlọ́ọ̀bá ọkàn yín dà gẹ́gẹ́ bí ọkàn Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam abọ́kà Jibril abọ́kà Abubakar gbogbo yín wá bẹ̀rù ọlọ́ọ̀bá yín sí lọ́ọ̀bá ọlọ́ọ̀ni ma zada dhalik fi mulki shay'an eléyìí ni ìgbẹ̀yìn yín ni èèyàn nínú yín ni àlìjẹ̀nú yín ni gbogbo yín ọkàn yín wádà gẹ́gẹ́ bí afjari kọlìbẹ̀ rọ́jùlẹ̀ ní wáhídẹ̀ minkum kálọ́kàn yín dà gẹ́gẹ́ bí ọkàn shaitan abọ́kàn firaun abọ́kàn abu jahal abọ́kàn abu lahab abọ́kàn wọn ọ̀dáni àwọn kèfèrí ọlọ́ni pé ma nákọsọ̀ dhalika min mulki ọlọ́ni wàláhì kò dí kankan nínú ọlẹ́mí ọlọ́ọ̀bá àṣíjọ́ sí tàà ń ṣe yẹn ẹ̀yìn tọ́lọ́wọ́ ń benefit ń bẹ̀ àṣáwà náà ni benefit yẹn padà sí ó dá tó bá wá ti ọlọ́ọ̀bá yìí tó sí bóyẹ kó ṣe sí okú lórí tawhid Muhammad sallallahu alaihi wasallam ó ṣe tó yẹ kó ṣe Ọlọ́run wá fi ọ́ sí aljanna ó wá ń gbádùn nínú aljanna dákùn ta ló benefit báyìí ta ló benefit gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ní a mọ́ ṣe gan láyé gan ta ló ń benefit ń bẹ̀ tọ́lọ̀ bá ní ẹmọ́ jalè ṣe ọlọ́run ṣe onídúkẹ́ ọlọ́bà tẹ́fẹ́ jí tọ́lọ̀ eh ìfẹ́ jẹ́ ṣe zìnà pẹ̀lú ìyàwó mi yíó àbọ́rọ̀ bá lọ́bọ̀ obìnrin kan láyé ni ta ló padà ń benefit ń bẹ̀ tẹ bá tẹ̀lé àwọn àṣẹ ọlọ́wọ̀n bá yìí ta ló ń benefit níbi bẹ̀ ṣe bá wà náà ni tẹ́ẹ̀bá wá ṣe nǹkan yìí tọ́lọ̀ bá wá fi yí sí náà àbí tó ń fi irú àwọn ẹ̀yà tó fi ń jẹwa láyé tó bá fi ń jẹwa ẹ dákun kí ní ìsọ́ ni ọlọ́ọ̀bá lágádì ṣe bá là ń ké là ń complain kí ní yóò bọ́ lọ́ọ̀bá so kí ní mùsùlùmí tó bá mọ́ ọkọ̀ kí ní Quran wallahi English Quran ń bẹ Quran ní yìí afámọ́ sàlàyé Quran máa ń fọ àwọn ìdọ̀tí kò nínú ọkàn yẹn wallahi kódà yàtọ̀ sí kò ń gádà yé gbọ́ gọ́nà tó délé tún lọ gbé English Quran ó tún kabi 10 verses àwọn nǹkan pamọ́ fún àtọ́pọ̀ ní kòrán wọ́lẹ̀ tó bá ń kà báyìí àà ah, ah, ó sì mọ̀ sí àà àà àtàwọn nǹkan pọ̀ nínú kòrán fún ààrẹ lọ́mọ̀ ní pé wàláì kòrán ọ̀rọ̀ ọlọ́wà bá hudan lil muttaqin wọ́n láwọn òkà péjì yẹn bó sì kéré tó yẹn wọ́n kátán ah hadha qawlullahi wa ma huwa bi qawlil bashar ọ̀rọ̀ náà bá lélẹ̀ kìí sọ́rọ̀ èèyàn wọ́n sì bá Islam ìkà díẹ̀ nẹ́kẹ́ kanú Kùránì Kùránì yìí ó one effect tó mọ́ ní nínú ọkàn yẹn wọ́lá ìtẹ́ ìbá ń ni ó one effect tó mọ́ ní nínú mind ló fi jẹ́kìyàn tó bá ha kòrán tó máa ka kòrán bí kó mọ́ dákẹ́mọ́ ni ẹni mọ́ wípé wà láyé pọ̀ wà láyé mọ́ sí ẹbí kí pé ah ya laita qaumi ya'lamun káwọn yẹ tí mọ́ ń ka kòrán fún yẹ kásì gbọ́yé wà láyé onígbà kan ní skún gbà rẹ̀ bùgádà kan ka ó ka suratul mu'minun suratul mu'minun afwan bí kèmì gbọ́ súra yẹ yìí wà láyé ah, because tẹ bá ń ìmúrúsàn sí wá sí fáwọn èèyàn nípa pé ẹjẹ́ dúnímọ̀ Kùránì tó wáyé kí bí ẹmọ tẹ́kà fún atẹ́ ni wàláhì ẹ máa sọkún ni ẹ sọkún dá lẹ́yìn omi ẹkún sí nẹta lójú yín tẹ bá mọ tí wọ́n rà kàtẹ́ ní ẹsẹ̀ bọ́ẹ̀lú mi tó kọwàá mọ́sílásí ohun ó ti bá láìbù lọ́ntẹ̀ wọ́n kẹ́ lódó pé wó ẹ̀kàkẹ́kẹ́ jẹ́ kí mi wàláhì bá jẹ́ kí ya mọ́ ni lójẹ́ mi mọ́ ka Kùránì tó sì máa sọkún kí ló ń fa kìí ṣe mélòdì kéjéké bí orin tó lè gbórin kó ma sọ kọ́gá ní àbúwátọ́kẹ̀rẹ́ bá ti gbogbo tó ti jọ sí kẹ́yẹn bọ̀ kùránì yìí ó láwọn special kìníkan sí bọ́rọ̀ ọlọ́run ọba ní sí bí mọ́jíjá ní wàláhì tàbánkà ní hàmà ráhùn kẹ́kẹ́ ah àsáwọn mẹ́sẹ́jì pọ̀ fún wa nínú kùránì tó lágbára tó wúwo lè tó ṣekítà bá mọ̀ kí ni yóò máa fi ìbẹ̀rù

in in term of kaka Qur'an kájòkó ti ka gbọ́yé ẹlẹ́kùn ẹjí ká kọ́ àwọn ní tẹ́lbíà Qur'an ká lásìkò kan pé àsìkò yíò ó yá jùkọ́ mi tí mo ń wọ̀ mọ́ ká Qur'an ṣe mi jùkọ́kọ́ mọ́ ká ń ṣe mi ẹjí ká fi kíni ká fi Qur'an ká fi sí wọn lọ́kàn Qur'an kájí ká mọ́ ká ìtumọ̀ rẹ̀ náà kẹ́dẹ̀ mọ́ rí àwọn àlàyé ní orí so inshallah al-karim a ti ní ibi so a tún tẹ̀síwájú ní ibi so ma qalla wa qabra khayrun mimma kathura wa fabra in tó kéré tó ṣàǹfàní ó dẹ̀ ó dájú nǹkan tó ṣe pé kíni tó kàpọ̀ lọ tí kò wá ní sí àǹfàní kankan bẹ̀ so summary gbogbo ẹ̀nà ni wípé ẹ jẹ́ ká mọ̀ ọlọ́ọ̀bá lọ́kan ṣoṣo ká ní ká ní pàtàkì ẹ̀sí nínú ọkàn wa ká pàtàkì rẹ̀ kó wúwo kó múmú lọ́kàn wa kó mọ́ oríire wa láyé yìí àti ní yamal kiyama nìyẹn o a ní kankan mí o hadha wa sallallahu wasallam ala muhammadin sallallahu alaihi wa alihi wasallam wa subhanaka allahumma wa bihamdik wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu <clears throat>